لزناها بأنواعه كيف يكون هذا الأمر وحول هذا تدور هذه الخطبة إن شاء الله تعالى أقول فبرنا تسوى المسلمين أن طبعا كرات جرفان النبي صلى الله عليه وسلم أن طبعا ربع ملاتك بما جاك يفقوا الله بان سالكون كان النبي وبان سالكون لاري أتي أورا لي النبي أتي الصحابة كي أواناك ولو توقع يقولوا النبي صلى الله عليه وسلم نجب الكيامة

ọdẹ̀ sọ fún anúwà àìmọ̀yàn ọ̀nànú al a sì sọ súwàr àwọn ìran bí adìlú obìnrin ma ń wá ara àkọ́kọ́ ta àkọ́kọ́ wí o náà ní kọ́kọ́ fara níyàwó rẹ̀ kó lè bá sọ wípé o fẹ́ bọ́ aṣọ ìjẹyàwó lẹ́lọ́rùn fọ́kọ̀ tó wá gan ibi tí kútùbà wa ń lọ lẹ́nì o ní pé obìnrin wọ́n lábòsí lálọ́ga ìlọ́kọ́ sí fún tọ́kọ bá ń fara ní torí pé ọkọ ìwọ́lọ̀ ọ̀fẹ́ mọ́ kèsí ìsepó níwà búkú kan ọwá fẹ́ tún gbántó fún kó tó máa lọ yálà nú ẹni o yálà gbogbo ẹni o yálà jù bẹ́ẹ̀ lọ ní o tálà yọ́ ma wá lórí ẹ̀tọ̀ báyá èèwọ̀ lélẹ́yìí ìbéèrè wá wá كيف لو أضل الرجل زوجته بحق لزناها tọ́kùnrin bá wá ń fara ní ìyàwó rẹ̀ kọ̀fẹ́ fẹnu sọ pé ń kọ̀ ọwá ń fara ní kóbìnrin ó lè kọ́kọ́ sọ wípé ẹjẹ máa lọ tó bá sì jòbí lọ́mọ̀ wọ́n máa lọ yóò dá nǹkan tàà fún padà sọ̀dáàkì yóò dá padà ìntàn pariwo nù kí ni ìdájọ́ lórí eléyìí awá wò lọ́wọ́ bọ̀ awá rí pé obìnrin ń zina zina kákílà rẹ̀ ìwà orí burúkú gbà ní ọlọ́njọ́ jàre mọ́sí lẹ́sọ̀ fẹ́mi ti wáwọ́ tọ́lọ ń bá sí àpẹẹrẹ pọ́lọ̀ ń bínú síyàn ìní máa mọ́ zina awambo zimeyi ọwa ọwá ní ìran nítorí pé tóbìnrin bá ń ṣe zina sọ́kọ rẹ̀ lè bà sọ́dọ̀ sílé kọwa máa wò pé wẹ́ ojúlójú sí láàánú àbí àwọn ẹ̀kátún rẹ̀ zina ní ẹ̀kátún ẹka tún zina jaa musarraha fi as-sahih ila man bukhari rahimahullahu ta'ala wa fi sunan muslim hadith abi radiyallahu anhu ursi allani inna allaha kataba ala ibn adama haddahu min az-zina gbogbo ọmọ nàìjíríà mọ́kọ̀ọ̀kan ìlọ́lọ́n ti kọ in tó ń kálukú ó pín nínú zina ọlọ́n ti kọma fàzínà láàáyìn annazar zina tójú wọ́n ti kọ fún òun náà ni mímọ̀ wo ń tọ́lọ ní amáwò wàzínà lìsáàni alimantik ní wàmí zina ta hán ó ní kọ́ máa sọ̀rọ̀ ọ̀dọ́kọ́ ọ̀rọ̀ alùfànṣá ní kọ́rọ̀ ní gbangba kódà kó ti ẹ̀tún lọ dá pláfọ́ọ̀mù lẹ̀ fún aburú ni ó ń sọ́lọ́wọ́n sọ̀rọ̀ ìbọ̀ a jẹ́ wípé oríkèríkè kọ̀ọ̀kan ìlò ní zina tí ẹ̀ ń ṣe wọ́n zina rígìl almash zina tẹ́sẹ̀ ẹsẹ̀ kéèyàn máa rìn lọ sí ààyè báun olóòrè mú tí ó but o máa ń lọ sí club ka ọ̀kan kí ní bẹ́ nigeria ti dún máyàn nú ìyẹ́sà wà tí ó fi máa fún rẹ̀ ní dúnnù báwo bí ní ṣe máa ń jóyẹ ọ́tọ́ ń tèmi wó mẹ́ ni màdé padà wálé wà zina lè yẹ́d zina tọwọ́ ilbati kí o máa fọ́ ka obè ta ni a jíse bí rẹ̀ nínú wa ó lẹ́ni tí ò ní máa ṣe tí ànàbí ò ṣe tọ́bọ́ wá rẹ̀ tí ṣe tí ànàbí ò ṣe kò ní máa bá kí ẹ̀ láti máa fi po rẹ̀ ra ẹmbàdúódé lórí ẹlòmí kèé zezina kèé fọkòbí olóbe ṣùgbọ́n torí pé nú máa bí tẹ́nìká ní táwọn ni sáyé parẹ́ ni pọ́blẹ̀mù yìí tí wọ́n lè mara wọn ni wọ́n rasul salawatu rabbihi wa salamu alayhi o ní ń bẹ̀ mi àti yí sọ́rọ̀ wa hadha hadith min hadith maqil ibn yasar radiyallahu ta'ala anhu arda akhrajahu at-tabarani bi isnadin sahih ó ń ṣọlọ́n ni lè an yútọ̀ ana fi rọ́sì rọ́jùlín bí mẹ́kìyàtín min hadidin wọ́n mú ẹnìkan nù yí ọkùnrin ọ̀hún wọ́n mú mẹ́kìyàtù oní tí ó fi máa rán nǹkan abẹ́rẹ́ sì jábẹ́rẹ́ lọ èyí tí ó fi rán àpò ọ yàtọ̀ sí ẹn tí wọ́n fi rán aṣọ ẹn tí wọ́n fi rán awọ ara táwọn dókítà lò ó tí yàtọ̀ bí gbogbo ọ̀rán abẹ́rẹ́ sí rí wọ́n wá mú kan bẹ̀ wọ́n wá ní lábájọ́ ní ẹ̀ khairun lahu min an yamassa imra'atan la tahillu lahu sọ́rọ̀ mọ̀bìnrin kan ra fọwọ́kàbáì fọwọ́kàbáì kó rẹ̀ kó Ah, ní subhanallah ah, islamu tí ọlọ́n fi rán nàbí síwá èwòrán lọ́n pè torí pé kí ìṣẹ́lẹ́tọ̀ mi sọmọ tán sọ fọ́ olùgbóyí obìnrin kan fọ́ kàbáyí ọdá afọ́ra kan lásán ó sì ọlọ́n ni ọwá kọjàlẹ̀ wọ́n ní tó ọba ti ẹkọjàlẹ̀ gbogbo orí rẹ̀ ìláàfihàn

wọ́n ma wá rí ẹn tí bá ń sọ pé tí ọ̀dá rẹ̀ wọ́n ma wá rí sí aláṣẹ́jù tàbí ẹn tó fẹ́ bá wùjọ jẹ́ ẹn tí ọ̀fẹ́ kí fi ọ̀wá pọ̀ irú ìfẹ́ wo ìkàtẹ́ ń ṣe fún ààrẹ o jẹ mọ́ sí gbogbo ń tàn sọ gbogbo wa ti ṣe tán ni bọ̀tẹ̀ jí a mọ̀ pé à mẹ́wàá ní ọ̀sẹ̀ rí méjì ṣe ọ̀nà méjì o ẹ̀rí èyàn ó kéré yẹ̀yẹ́ kí la wá fẹ́ sọ ọyọyọyọyọ gbẹ́nu sẹ́nu mi ọkọ mi obì olóbè ládùgbò níbi iṣẹ́ nírọ̀lù nígbàláwò wọ́n sì kìí sí ara wọn wọ́n mọ̀ fi abẹ́rẹ́ gúnmìnà lórí àdúsọ yóò nípa káwọ́kàn kára ara kára kẹ́ẹ́ṣẹ́ dídì mọ́ kẹ́ẹ́ṣẹ́ wọ́n si mọ́ fílì gẹ́gẹ́gẹ́ a sì lè túnmọ́sálásí kámẹ́rẹ̀ tí ń dẹ̀wò ní wa fàkẹ́sà bí mùsọ́fàá bí bọ́lọ̀ wọ́n kọ́ láàrin ìṣẹ́jú méjì kò tó fọwọ́ rẹ̀ lẹ́ àwọn èèyàn wá ká ẹ̀sẹ̀ sí àwọn tí wọ́n mọ́ tí ń lọ nì nínú ẹlẹ́sẹ̀ náà wá ń dùn wípé àwágẹ́ra àwọn èèyàn mẹ́lẹ̀ èèyàn wọ́n ti ẹ̀ ti sàwọn kan wọ́n ti sílì ẹ̀pa price ni pride you are our pride pride wa ní ẹ́ afẹ́ gbẹ́bùn ìfọ́ wọ́n wà tó àwọn ọkùnrin wọ́n lè tó 50 wọ́n máa bòbẹ̀ lọ́nkọ̀ọ̀kan ìwọ ọmọ mùsùlùmí skúù lọ wà ní o ìgbà ní o iléeṣẹ́ ní o ọba adẹ́dà wá fọ́ lórí sókè mbẹ̀ tẹ́sìn rẹ̀ sì bẹ̀ pẹ̀lú rẹ̀ bí a fẹ́ fún ọ ní chẹ́ẹ̀kì 50 trillion dollars mọ́tòrí ẹ̀bọ̀ lọ́wọ́ o jẹmáà ìsìláàmù tá ń ṣe o náà láti yàtọ̀ aṣọ ní ó sì tẹ̀ bọ́lọ́rùn wa àà ah, bàbá ah. ní àdàlé àtọ́sà kí wọ́n ní àtò báyìí ká máa wá bọ ìyàwó pẹ́sẹ̀ntì lọ́wọ́ ń kọ̀ọ̀kan ah, àwọn èèyàn ó wò pó ìyàwó pẹ́sẹ̀ntì oríire ńlá ni ọwọ́ ìgẹ̀ sálù kan ààrẹn tí ó rúbẹ́ kí ló dé tẹ́sìn ìwà táà wa sáwọn ẹni ọlọ́nà ò sí tí ó gbẹ̀ẹ́sí wá dúró jùkọ láti ẹjọ́ òṣèrọ ni ìdádọ̀ ṣíkà lọ ilẹ̀ àbúdín fàláhì sábà lè kílìmì tó léèkì má tọ́lọ ń bá fẹ́rú sẹ́kẹsẹ tó wá yọ́lọ̀wọ̀ bá mú tọ́lọ ń fi rẹ́rìn sí ọlọ́lẹ́nìkan ò ní rẹ́rìn sí láyé yóò wà kọjá wájú tẹ́lómi ti ṣe torí kí gọ́dùn ọ̀kẹ́ ti ẹ̀rí mi kó kẹ̀rẹ̀ ìrìn sí bẹ́ẹ̀ kí n sì wa. nídi ìwà kọ́ntrakti wáyé wọ́n kẹ́kẹ́ wá ó tún wá lọ bèsù lọ́wọ́ ẹ bó fóókọ bú ẹnìkan láti rí nínú àwọn gómìnà wa lọ́yọ̀ state náà ni ó sì bẹ́ẹ̀ báyìí àwọn tẹnìkan wọ́n sọ̀rọ̀ kankan náà gómìnà mo ti pòyìpòyì gbogbo lẹ́nu ẹ̀sọ́ àwọn pòyìpòyì báwo ah, àwọn èèyàn sáàsíà ní ó fi rí tí ẹgbà ẹ̀fíìdì bí ẹ́ ṣe ń rìn bẹ̀nu títí èyàn bí ẹ́ ṣe ń rìn inú ṣùgbọ́n ìsìláàmù tí a nábì mú wáyì tọ́rà fún yìí táwà ń tọ́ títí rẹ̀ lọ ẹ ń bá fẹ́ jọ sàkálá kọjọ́ o ẹn tó fẹ́ jọ sàkólò kọjọ́ sàkólò kí ló dí láti yẹjọ́ tí a tún fi ń fi lẹ́yìn pẹ́kẹ́ ẹgbẹ́gbẹ́ lọ nígbàtí ẹ̀ fi hànú ẹ̀sìn kò ní ìwọ́n fi lọ a ọmọ tí ó president America peace fún your congregation a Muslim náà nù kí wọ́n mú abẹ́rẹ́ wọ́n fi àwọn èèwọ̀n wò lọ́ọ̀kan jẹmáà tí wọ́n bá dàlẹ́tì àtúnsà ọ̀pọ̀lọpọ̀ wa iná láàmà bú pé ọ̀dà sọ́lọ̀ ti tilẹ̀kùn táúbà ní kọ̀ọ̀kan fara tí ó bèé se wá jí pé olóborí ààrẹ jẹ́ ibá àmọ́ hùrù mọ́ àwọn ènìyàn mùsùlùmí rẹ̀ ní ọdún ọ̀kọ́bọ̀ problem ọkàn wọlé ni ìwọ ni gọ́ọ̀nà ọ̀yọ́sẹ̀ tí ń bọ̀ ìwọ pẹ́sẹ̀ntì Nigeria lè tí ń bọ̀ obè mẹ́wàá lákàkó kalẹ̀ kan bọ̀ wọ́n lọ àwọn èèyàn lè para wọ́n bẹ̀ pé à tí ó ní pé bọ́yá ń pààyàn tí ó láì gbẹ́bọ̀ readiness pé àfẹ́ẹ́sẹ̀ ìmẹ̀lẹ́mì àwọn èèyàn jẹmọ́ kí ló dé tàbá wá wítà ìwọ̀n ni àà sáwọn àfáà ká pé ká lè wà dìjẹ̀ nílẹ̀ sí pá alúkó ó pé àwa o gbogbo wọn tó ń bọ́yàwó bọ̀dá rẹ lọ lọ túbá o kìí sẹ́lẹ̀tọ̀ rẹ o gbogbo àwọn olóbìnrin tí ń dì mọ́wọ̀ náà láti sí hàn sí ẹn wípé ẹwọ èmì náà ìsìn o ní ọ̀dẹ̀ sí islamu kankan <laughs> sọ́ra rẹ o ẹ̀ òsásù sáìwá wọkọ̀ pọ̀ sọ ọ̀fẹ́ ma wọ̀pọ̀ lọ́nà ní tẹ́ẹ̀kú wọ́n ní dìkó bí ọ bẹ́rẹ̀ nǹkan lọ́kọ̀ tí a bí bí tó rúrẹ̀ nìyàn ó náà sí ní ẹjẹ̀ wọn zina tí ọ zina ọwọ́ ònà tó bọ́ wá jẹ́ pé ìdá àtàwọ́ sàátìlì mọ́ra في مخاطبة الرجال أو في مخاطب في مخاطبة الشباب وفي مكالمتهم كتني داجو زمان نانو àwọn obìnrin kan bẹ ọba rẹ̀ lọ́mọ kọ̀kọ́ wọ́n è sọ ń zina ṣùgbọ́n wọ́n è wà pleased wọ́n è wà relieved àti tí wọ́n bá ń bọ́kùnrin sọ̀rọ̀ kìí sì ti zina ah, jẹ́mà wọ́n bá yí àwọn èèyàn jẹ́ bí ẹ́ ṣe ń wọ́n wọn ní olé kọ̀ọ̀kan sẹ́ẹ̀sì mọ́ tó jú wọ́n kàwàí ẹ̀yìn lẹ̀ ń sẹ́ẹ̀sì o ọmọ kìrìsìtẹ́nì ọmọ ọdún mẹ́jọ lóbe ìtànà ni ó ti ní ọmọ wẹ̀ tàní ó ti máa wẹ̀ tó ní mọ́ wọ́páyìn ti wà arajà ní kò sí tí ò ní mẹ́sí ọlọ́ni o ọmọ wọ́n mọ̀ wọ́n pé kí ó ní lábì mọ́ wá ń bí dàgbà wọ́n máa máa pa títúrọ rẹ̀ wọ́n pa lẹ́tọ̀ rẹ̀ wípé gbogbo ẹn tí ń bẹ láyé nǹkankan náà ní ẹwu àwọn èèyàn ni ẹ̀kẹ́ fún olókọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn ló kọ wọn ìkìníkan ọkùnrin kìníkan obì mẹ́dà wọn wà ágìríkì ẹ̀yin obìnrin wa ágìríkì hútọ̀tọ̀ àdáyìn min kídàmì ẹlọ rẹ̀ wo tí àwọn ọ̀tá primary school ọkùnrin kan obìnrin kan bá ṣe jókòó wọ́n ṣe bẹ́ẹ̀ ni láti pa wa torí bí tí wọ́n bọ̀ ṣe bí abadé ọmọ primary kí wọ́n máa kọ ní kọ̀kúkọ̀ kí wọ́n máa sọ wípé ọkùnrin lè fọ́kùnrin obìnrin àwá gbélé ọ̀rọ̀ níra ìpẹ̀láwọn ọkọ̀ ọlọ́kọ́ david gbogbo kwẹ̀ṣún lẹ́gbẹ̀rẹ̀ dago kan ilé àtàlẹ̀ bá sọ́rọ̀ eh, Sìdíkù ni Sìdíkù mọ́ sọ fún pé mọ̀ pàdí ẹ̀ ní Anambra ńgbàtà lọ sáfù lẹ́jọ́ a ti di agókò orú àwọn obìnrin kan mẹ́bá wọn ọ̀rọ̀ níra yìí pẹ̀láwọn ọkùnrin bí ọ̀rọ̀ gbẹ́dì ọwọ̀ náà tí ó gba ìdádọ́ wọn àkàzínà lọ́n tóòtọ́ ṣùgbọ́n tí ń ṣe rí o ń zì na ẹnu ni ẹlòmí mẹ́ ohun òkú lóhun fóònù tó gbé lọ fóònù kọ́ kọlọ̀n dákun kọba ní gbàbọ́ wọn kọba ní foríjì wọn kọjọ́ ọkọ́ dákun nítorí pé ìtọrọ àforíjì oòrùn náà sì sí wọn tó jáde láyé àwọn máa ra blue film ni wọ́n èsì ìjára àtọ́ wá gbogbo ọmọ wọn ó kò pálọ̀ àtàwọn ìyàwó àtàwọn náà wọ́n jọ máa wù ní wọ́n náà fi ń kọ́ àwọn lẹ́kọ̀ọ́ ni ìmẹ́ntọ́kọ́ àwọn náà báwọn àwàmọ̀ ẹlẹ̀ míì zina títí ẹ̀ wíwò ni kọlọ máa wùbẹ̀ lóbi ẹlòmíì bá débi wípé àbòsí ìtí ẹ̀ ìjú wọn bá ti nínà wọ́n lè wọn ní máa yú àwọn ẹlẹ́ àwò yá àṣìbí ẹ̀nkó ń jáwọ bí ẹwà

ẹn tí ń kọ̀ntú náà ní kọ̀ntú kò ní rẹ̀ jí mú wọ́n èdìbò fóòun tí è bá sọ́rọ̀ àmì tí ò wọlé hmm. ṣe sọ́rọ̀ tó náà yóò o ń kọ́ o àwọ́lá àdúró dédé o jẹ́mọ́ra ẹ̀ jẹjẹ́ a máa gbaládá lára bá sí gbaládàun tẹ́ bá mọ́ tó lọ fi sàlómì ìdántọ́dà kèé sẹ́ntẹ́ bà kẹ́dùn ṣùgbọ́n gbà òsìsílẹ̀kùn bẹ̀ fún wa wọ́n ti ní èyí tí wọ́n sì tí wọ́n ní àmẹ́sí wọ́n sẹ́kẹta ní àṣíyà ọlọ́ndẹ́kẹ́ lórí àwọn nǹkan kìí sí tí gbọ́gbàgbé ìkẹlẹ̀ sí fún àwọn ah, ṣe tó bá jẹ́ wípé kálukú ṣe rówó fíṣẹ̀bílẹ̀ tán dámọ́sáwásí ọlọ́run bá pàwọ́lá sí pé ká bèèrè kà tó gbà ní sí ilé ọlọ́run gẹ́ ṣe kọ́ àbòǹkálukú lè bóòdè pé ọlọ́run bá rẹ̀ èmi mú nílé gbogbo ta ni ó nílé lórí wá múnú wa kọ́rakọ̀ jẹ́rọ ṣùgbọ́n bá dẹ́dà ó àwọn ilẹ̀kọ̀ kan gbogbo tí àwọn ń pè ní dàwáì zinai àwọn tí ń pè lọ síbi zinai ọ̀rọ̀ ni sísọ ni wíwò ni fífẹsẹ̀rin lọ́ọ̀bẹ̀ ni àwọn eléyìí lámọ́mù wọn máa jẹ́ ẹwọ ìkẹtọ́lọ̀ ń fún gbogbo lámámù wọn ò sínú ẹ̀ṣẹ̀ ńlá téèyàn ọ̀bá ti di aláṣẹjú rẹ̀ obi kan kọjá ah subhanallah ó ti dáafá tí wọ́n pẹ́ ah ẹ̀bàyé jẹ́ ìyọmọ wà lẹ́gbẹ̀rẹ̀ lọ ẹ̀ká mọ̀ pẹ́ ẹ̀ṣẹ̀ wà lásìrì fún kí n ti ẹ̀ bí yàn abúntidé manéjì ẹ̀bẹ́ sí kó mẹ́ gbogbo wọ́n tọ́ náà ọba dẹ́dà yóò mọ̀ forí ẹ̀jìwà lámàmù ni wọ́n kí là ń pè ní lámàmù lórí lábáwá wọ́n yẹ límù bí ìṣàṣù ní ṣàwátì náfsì in tó jẹ́ pé èèyàn ọ̀rọ̀ gbọ́dá sí táìmù àjọ mo gbókè báyìí kí mọ́ ṣubú kò rí wájú èrò ti pàjù ah, subhanallah kèwàá sí pé ah ọlọ́run rá nìyàn ìkúnyà ń sọ ohun lámọ́mùnú ọlọ́sà fúríjì fún wa afáwà kan bẹ kọlọmbà ń lékò dáadáa wọn ẹni ìmẹ́ ti kú ní ìsìn ìnìdápẹ́ nínú àwọn ògbóǹtarìgì tálẹ̀tálẹ̀ Ìbàdàn ni wọ́n afáwà ti wá ralẹ̀ wọ́n wá travel out ilẹ̀ ìwá ń di wàhálà lọ́yà wọn agbìyàn lẹ́yìn bí ẹ ṣe kalẹ̀kọ̀. Wàlékún sára ẹwà lé ìjẹ́ wúnà nù, wọ́n sí ẹkùn wọlé báyìí, wọ́n ní blue film gbogbo ọjọ́ wò àti bàbá àtàmà àti gbogbo àwọn ará lé. Ustazu wa dorkodo, omi wá ń jáde lójú wọn, ó kẹ́pẹ̀ ìdàbẹ́ ni. Lọ́yẹ̀ wọ́n sáré wá bá wọn, Ustazu lóde, ìtẹ̀dákọ̀ Ustazu wa tọ́pọ̀lọpọ̀ wọn máa, Ustazu lóde, tọ́ bá jẹ́ pé ilẹ̀ ìlókù, tọ́lọ ń kọ mọ́ mi pé mo lè fi kọ́lé láyé, mo fi ilẹ̀. Lọ́yẹ̀ wọn pé, ah, kí Ustazu kí ló, ah, kí lájọ́ rí ah, Ustaz ṣẹlẹ̀ jẹ́ ọ̀nà ìkọjá gbogbo ẹgbẹ̀rẹ̀ aláwọ̀ ẹni bí ọ̀fẹ́ ẹgbà pẹ̀ ní ìkan bẹ̀ tọ́ dáama kí lọ wá dẹ́ta ní rẹ̀ náà ń kárí ìpamọ́ pípẹ́ àsìmọ́ àsìmọ́ inú mú egun wọ́n ẹgbẹ́ ẹjẹ́wọ́ sọ ní bíṣẹ́s ẹjẹ́wọ́ sọ lẹ́ntì lálẹ́ ìwípé ẹnìkan mẹ́rin 1 billion wé o kọ́dà dọ́là ni tí a bẹ̀rẹ̀ dápẹ̀ tẹ́ àdẹ́sílẹ̀ rẹ̀ àwọn èèyàn pàkó tó pọ́sẹ̀ kan torí ìkíni torí àwọn eléyìí ọba dẹ́dọ̀ ó jíyàn ó lọ kèése tí rìn lọ ojúmọ́ a sì tún máa pè lámọ́mù ní mọ̀kọ́rọ̀ fátù àzùnúbì àsìgọ́r ìgbàbí àwọn ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ kọjá tí ọ̀sọ̀ gbé tí ìrànfẹ́ dá àfilọ́bàbẹ̀ kọjá gbogbo àwọn eléyìí tògùtáfàr ìdàjìtúnì bá tilì kàbáìr kílẹ̀ ríwa mudakhalan karima gbogbo àwọn ẹ̀ṣẹ̀ lánlánláta ní ẹmẹ́dẹ̀bẹ̀ kí ní ẹmẹ́dẹ̀bẹ̀ wọn ẹmẹ́dẹ̀bẹ̀ ìzìnà pé à ah, láì obìnrin tí wọ́n láì orí tó àfà ẹmẹ́ àṣàfúnlẹ̀ ọlọ́run ṣàforíjì ṣùgbọ́n kọ́ jẹ́ gbogbo tó ọmọ ìdánilẹ̀ gbogbo ìbànú ó ti di nǹkan mi torí pẹ́sẹ̀ kéèkéèkì kéèyàn ọba ti fílẹ̀ tí ń tẹ̀pẹ̀lẹ́mà tẹ̀pẹ̀lẹ́mà ń dàgbà náà nù yóò dì nílá fẹ́ pín torí kìrìkọ̀ọ̀kọ́ fẹ́ pín níbi ìzìnà wọ́n ti kọtọ̀ wọ́mà nílẹ̀ ríun wọ́n ti kọ tẹsẹ̀ ma ilẹ̀ ríun wọ́n ti kọ tẹnu ma ilẹ̀ ríun wọ́n ti kọ tójú ilẹ̀ ríun wọ́n nọ́fsù tẹ̀ṣtẹ́hì wà tàtàmánà dhalika au yukadhibu abẹ́lọ́wákù tí ó sọ nǹkan dòótọ́ tàbí kábí ó sọ di kọmọ̀rì bẹ́ ìgbà ló tó di ẹ̀ṣẹ̀ ńlá nke ń tí èyàn láàrin gbogbo wọn àwambọ̀ ìyàwó èyàn wá jẹ́ tí rìn lọ ayébú wọ́n ni ọdẹ́ nọmáà òkú ṣe sínà ó ṣe àà irú obìnrin bẹ́ẹ̀ ṣẹ́rí án ọkọ lè fara ní kó fi lè sọ pé òun ń lọ ẹ̀sìn ṣe bẹ́ẹ̀ lẹ́tọ̀ tí àdẹ̀wò mi bá wá wà ń bẹ́ ẹ̀sìn ọ́sẹ̀sẹ̀ wà wojú àdẹ̀wò mi kí lẹ̀ wa جاء في المسلم وفي سنة مترمذي من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما aṣìkọ́kọ́ bọ̀ sáájú yóò jẹ́ àfil musnad aidan wa inda mamnisan fi sunan min hadithi abdullahi ibn umar an tariki salim salimu ọmọ abdullahi ibn umar ó ní wallahi mọ́gbọ́n tó bàbá mi sọ wípé ó ń ṣe ọlọ́n ní salasatun a mẹ́ta kan bẹ la yadkhuluna li jannata wọn ni wal janna wala yanzuru Allah ilayhim yawm al yóò bójú ànúwò wọn

liwalidayhi gbogbo ọmọ tí ma ń mómi lójú àwọn òbí rẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n fi ń kábà máa pé ọlọ́run fi ta àwọn lọ́rẹ̀ káwọn mẹ́sì bímọ ó sì péjú wọ ìlọ oúnjẹ ti wá sọ́dẹ̀wùtọ̀ wọ́ ọ̀rún pé ah 9:30 Friday mi ọmọ tí ìpamọ́mìlẹ̀kún lónìí àwọn èèyàn kan bẹ̀báhùn

gbogbo ẹn tí bá máa ń sẹ̀yà sí bàbá ọlọ́run ní jọwọ́ aljanna o sì ní fojú rẹ̀ wù ẹni kejì hmm. almar'atu almutarajjila gbogbo obè ayé almutashabbiha birrijal gbogbo obè tí bá máa ń ṣe bí ọkùnrin jàmáà inú lẹ́wọ̀n ni ò sí nísìn obìnrin tí wọ ṣòkòtò bóòdè ṣẹ̀pàyàn méjì ní ṣòkòtò pín sí pẹ̀láwọn obìnrin o ṣòkòtò kẹ́pìnlẹ̀ ń bẹ n'ule wọ̀ ní ilé ọwọ̀ bọ́dọ̀ wọ́ ó ní ṣòkòtò àwọn ọkùnrin obìnrin wà gbogbo ẹm tó sì sokoto wọn ò sì gbọdọ̀ bọ́ orí jẹun tó lè rí náà lọ àbòbìn ló gbé pọ́ǹkì sórí ní wọ́n lẹ́kẹ̀ẹ́ brasem ah, ah sorry o ẹgbẹ́bìn ma lórí láìsẹ̀ ní okùn jẹmá obìnrin wọn ni ọmọ ṣe bí ọkùnrin báyìí mo tí róbin ohun àtọkọ rẹ̀ jọ ń lọ ìyàwó wọn níkà ọkọ wọ trọ́zà ọ̀nà wá dé báyìí gbogbo obè tí bá ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ jáwọ́ gbogbo àwọ́ta ma ti ń ṣe bẹ́ẹ̀ káfí sùúrù bá wọn lò káṣọ fún ọ̀pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ kó lè yé wọn bàbá ní mọ́sálásí iná lánà jànáza méjì lání a mọ̀ sí kẹtẹ́lẹ̀ ìkẹbọ̀ wa lójijì ó ń kálukú lọ náà ẹni kẹta àdàyúfù àdàyúfù ta ní jẹ́bẹ̀ o ní gbogbo ọkùnrin tó jẹ́ wípé láàgọ́ ìrọ́ta làhú wàyùkírù fi ahli al-khabath gbogbo tí a bá ní nǹkan kan ọ̀dá ọ̀tá láàrí àbúrò ẹ̀kẹ́dẹ̀ rẹ̀ ó sì lọ fọ́kọ́lẹ̀ ààrẹ lọ́rùn wọ́n lọ́mà ọmọ ìyàwó ọ̀kan

dayúsù ọlá tí ó mọ̀ erínú ilé rẹ̀ tí ó mọ̀ jóná báyìí yóò sì tún máa da petros láàkọ́ ìrọ̀tàlá ọmọ tí ó ń pè lòwú ọkùnrin fi lẹ́tà àrán sí màmá rẹ̀ ó sì fi jíṣẹ́ ó ní because ah, ẹ̀yà àgbàgbà lẹ́lẹ̀ sọ́lẹ̀ Yorùbá ẹni ẹni tí ọ̀rọ̀ ní sẹ́lá àbẹ́rù sọ́mọ̀ rínú Jamaa o ń kálukú rẹ rẹ̀ níbi ìṣìbú ní olé da yúùsù ni gbogbo ẹni tv ní olé tọ́mọ̀ pẹ̀mọ́ ohun tí ọ̀dá ń bẹ̀ tí è sí ara tí ọ̀dá náà bẹ̀rẹ̀ pẹ̀lú fíìmù Yorùbá ẹwọ ìwọ̀kú ó ní faná wọlé ẹni tí ń faná wọlé ara rẹ̀ anábìrí kò ní wọ́n jẹ̀nà ọba dẹ́dà ò sì ní fojú rẹ̀ òjò mẹ́lì wàsà lọ́sẹ̀tún àbí tó adákọ̀ mẹ́ta mi láyé ń dúró lọ́nà mẹ́lì kìáma olóòwò ní fojú rẹ̀ òjò mẹ́lì kìáma alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ náà tó ní aláàkùlì wàlìdẹ́ ẹni múdímínú lọ̀họ́múrí ẹn tó ti ó ti mú ọtí dáyè kan o náà bá yóò ṣe gbé ó sákò máwùn yẹ̀kẹ̀ fẹ́ lọ fẹ̀jẹ̀lẹ̀ ní usage wọ́n gbẹ́jẹ̀ rárá ti ẹ̀ náà professor kan wá dé wọ́n ní ah, ẹjẹ́ ẹgbẹ́ lọ lábù padà wọ́n gbọ́rọ̀ ní à ah, tí ẹ bẹ́ fún aláàrẹ̀ ọtí ọ pa tí ọwọ̀ kó tó bá láàgùn tẹ bá tẹ́sì ọtí ni ìyí mẹ́mú sí fẹ́ gbẹ̀kẹ̀lẹ̀ yóò bá oúnjẹ tí a bá ń pè lọ́tí kò tí ìbúrú jù gbogbo ẹmbá ẹmú ọtí dé lẹ́fù yẹn tó sì tẹ̀ sórí ẹ ọlọ́run fojú rẹ̀ wò almanan lima àtọ̀ gbogbo ẹn tí máa lójú ẹni tó ṣe láàánú kò lè yàmì lẹ́nu fún ọ ta ló dáa fún inú fámìlì yìí ta ló dáa fún inú fámìlì yìí ó so bá ṣùgbàṣù wá 5 million naira lóò lè manage ẹ̀ pẹ̀lú pẹ́ẹ̀sì òsì tó ń ṣe olórí burúkú ni ọkẹ́ àwọn tọ́jẹ̀ bí ẹ náà olórí burúkú náà náà ní ìdẹ̀rùn kó rí rẹ̀kẹ́ lè jáde ní fámìlì yìí má àwọn nù bọ́ọ̀sìn

àwọn nù bọ́sí nǹkan kọ́kọ́rọ́ àpò rẹ̀ bóde ńgbà tó débí kí ló gòdè bí ó lẹ́sẹ̀ mú gòdè bí ọkọ̀ mẹ́lò tí bí ó ní márùn-ún ni kalákọ̀ọ́kọ́ ó ní benz ìkéjì ó ní ọ́ndà gẹ́gẹ́gẹ́ àwọn nù ẹmbà ti wá nìkanú àwọn obìnrin ọ̀rọ̀ dùn zina iṣẹ́ tó ń gbé lọ́nù kọmọ ọbọ̀kùnrin lọ́kí kọmọsí ẹ̀kan ẹ̀sìn se lẹ́tọ̀ kí ọkọ rẹ̀ ọ fara ní kó sọ wípé ẹjẹ́ lọ ìpìlẹ̀nu nǹkan mí wà lè ibi táwà padì fún bá sí onáàni ma jáà fi muslim ahmed wa ma jáà fi sunan ìdàmàm nasa'i hadithi kana bayna musahhihin lahu wa mudha'ifin lahu láàrin hadithi fẹsẹ̀mọ́lẹ̀ kò fẹsẹ̀mọ́lẹ̀ ṣùgbọ́n walladhi adinu bihi rabbi annahu thabitun hadithi yẹ fẹsẹ̀mọ́lẹ̀ o hadar hadith ibn abbas atar sasam rajulan rajulun ọkùnrin kan bá sasam jọkan ọba ni ya rasulullah iri annabi olon inna indi imra'atan hiya min ahabbi nasi ilay ha obi kan belede mi ìyàwó mi ni tí an bá ni ta mo like julaye ona number 1 o o sọ̀rọ̀ ni kí ló wá dé ah ṣùgbọ́n innaha la taruddu yadala misin ṣùgbọ́n àlébù kan tó fi sára rẹ̀ o náà ni wípé ẹnìkan tí ó làkàsí ni kọ̀sọ̀kú yìí tí ń bá sáwàdà tí kọ̀ràwàdà sí pẹ̀lú ẹ̀ bí ń bá tàgé kò è mọ̀ kò bí ilé kí ni yẹ́dẹ̀ máa ń dùn àwọn apákafẹ́ tú sí láàmì sí wípé kọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ nǹkan tí è fún ní sọ́rọ̀ bàbá lẹ́ntí ń tọrọ nǹkan láàmìsù lẹ́ntí ń fọwọ́ ra nǹkan ó tó bá ẹ jẹ́ pé ọkùnrin bá lọ báláṣì pẹ̀lú ẹ̀ǹkan ìsọ pé nǹkan ò lè ṣẹlẹ̀ ìlè sọ ó sì ọlọ́n ni ìwọ náà lè orí tó sì ma wá rẹ̀ pẹ̀lú pé bó ṣe rínú tọ̀lẹ́kọ̀ ha kó lè nísinmi tí ń bá tẹ̀lé mọ̀ràn rẹ̀ yìí láṣọ́bùrọ̀ lè anyá ìyìn tó ń lè gbépè sí ayé ìdùnnà mọ́ tó bìnrin ìbé ìjáde ni à olóhùn sì máa ṣe bẹ́ gbogbo wa ẹ asọta wọ̀sàrò táà ń pè lásọ ayé yìí wọ́n ti kó àdẹ̀wò sàpó ẹni a máa takò làkáyè táà bọ́ sọ pé bàbẹ́ ìyẹn ya jáde wéyàn ìmọ̀ ni kárí ṣe kálọ ọmọ rẹ̀ níbi tẹ́lì ti píọ̀ bẹ́ẹ̀rin láàárọ̀ kí ló fi lọ́kàbalẹ̀ pé yọ́ mọ̀júmọ́ ṣe bá dẹ̀wò ta fi ń gbokùn wájú ọlọ́run olóòrìn tó fi ń kó alọ́sọ́dún èṣù orú bùkún ọlá káti ẹ̀pẹ́ wá lè lọ sọ́nà ibi tọ́wọ́ fẹ́ náà owó ti wá dé kí lẹ fẹ́ ìṣe anábì ah, tí bá kọbìnrin ilẹ̀ ìbànújẹ́ ńlá ni ààyìn ah, lè gbígbè sí ayé dùn mọ́láíláí oúnṣẹ́ ah, ọlọ́run ẹni tọ́lọ́run bá ń darí láti sánmà àríbá ni istamti ìbíyà mọ́kọ̀ annabi ni sọ pàpítà youth kò ní wàlì jannah pọ́ọ̀lá níbi ṣe lé àkọ́rọ̀ ọkùnrin pẹ̀lú bíyàwó rẹ̀ ṣe rí àwọn ni ẹ farabalẹ̀ gbọ́yé o mahabbatuhu laha mutahaqqaqatun ká pé ọkùnrin nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ìyẹn clear ó sì fojú hàn wà ní fẹ́ iṣẹ́ ti ká wá pé bí wà ń ṣe rí ṣe rí ó sì lè fọkóbìnrin ọ̀ padà jẹ́ sínà àrùn rò ní kìí ṣẹlẹ̀ nínú islamu láyù sọ́rù ìlà gọ́rọ̀rìlẹ̀ ajílì lítàwà húmìlì ajílì èèmẹ̀sìn e, e, wà náà nínú islamu yìí a lè kọ́kọ́ sáré fara ní ẹnìkan torí pé àrùn òpin tí ah. a jẹ́ pé gbogbo ẹni tí àwọn rẹ̀ máa bá bọ́kùnrin sọ̀rọ̀ dágókò orú tó sì ma pé ó lè fa gbọlọgbọlọ tó bá ní ọ máa lọ ẹ̀mí ìrì ò lè kó istamti ha ara àwọn ṣẹ́ tó ń tọ̀ wá sí láyé nù kẹ̀kẹ̀ ọ̀klọ́bù ń lọ wòrán ní o

tóbìnrin ti wà ní ọ́ndà níbo mo fẹ́ yàsì tí ò lè fi wọlé ẹnu rẹ̀ òsì ká ọkọ rẹ̀ ó sì mà àgàgà àwọn ìyàwó ń jálàbì àwọn ti ẹ̀mọ́ alàjẹ́ tó wá yóò tó fún ẹni nǹkan yóò sì máa sọkún yóò mọ̀ wá fẹ́ pèsè alàjá lọ èyí tó bá kù yóò pàdé ọkọ ẹ̀ bí ẹ lọ yíò lọ náà

الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصيته للآخرين قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام إن الله سبحانه وتعالى في كتاب العزيز حرم عضل النساء على الرجال فقال سبحانه وتسامى يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعضلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إذا كره الرجل امرأته فلا يجوز له أن يمنعها حقوقها من النفقة أو العشرة بالمعروف ليعضلها حتى يذهب ببعض ما قد أعطاها هذا إذا كان هذا الرجل إذا كان هذا العضل على غير حق أما إذا عدل الرجل زودته لزناها أو بشيء من أنواع الزنا أمتنا هذا الرسول صلوات ربي وسلام عليه وقد بين لنا أن للزنا دواعي ومن دواعيها أن لكل عضاء حظه من الزنا جاء ذا في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزن العين النظر وزن اللسان المنطق والنفس تمنى بحذف إحدى التائين أي تتمنى وتشتهي والفرج يصدق ذلك أو يكذب بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر العكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين عباد الله اتقوا ربكم في السر وللن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام عدل النساء بغير حق محرم بكتاب الله وبسنة رسول الله صلى الله عليه وسلم أما إن كان لا حق فجائز لما جاء عن رسول الله صلى الله عليه وسلم من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وارضاهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة ولا ينفر الله إليهم يوم القيامة العاق لوالديه والمرأة المترجلة والديون وثلاثة لا ينظر الله إليهم يوم القيامة العاق لوالديه ومدمن الخمر والمنان لما أعطى أمتنا إذا كان هذا كذلك فهذا الرسول قد نهانا عما دون المباشرة من, الفواعش من الفواحش خصوصا كل ما يقربنا من الزنا جاء هذا من حديث معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يطعن في رأس رجل بمخيط من حديد خير من أن يمس امرأة لا تحل له أمة الإسلام إنه لا يجوز في هذا الدين البقاء مع المرأة الفاجرة لذلك جاء في المذر أحمد من حديث قبل ابن عباس وفي سنة ترمي إذا من نسائي من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما قال جاء رجل رسول الله فقال يا رسول الله إن عندي امرأة هي من أحب الناس إلي لكنها لا تمنع يد لامس فقال رسول الله صلى الله عليه وسلم طلقها فقال يا رسول الله لا صبر لي أنها فقال رسول الله صلى الله عليه وسلم استمتع بها لكن العلم اختلفوا في صحة هذا الحديث لكن الحديث ثابت ولكن إشكال هل يكر صلى الله عليه وسلم الرجل على البقاء بمثل هذه المرأة وهو الذي أقر لنا عدم دخول الجنة للديون قال العلم لا ما أقر رسول الله صلى الله عليه وسلم هذا الرجل ما أقر البقاء مع, مع زوجها مع, زوجة مع زوجته ما أقر صلى الله عليه وسلم ذلك وإنما نظر إلى حاله لأن محبته لها متحققة ووقوع الفيشة منها متوهم فلا يصار إلى الضرر العاجل لتوهم الآجل وبهذا حكم صائب النبوة صلوات ربه وسلامه عليه عباد الله اجتنبوا عضل النساء اجتنبوا عضلهن بغير حق قال الله تعالى يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تنظلوهن لتذهبوا ببعض ما آتيتمهن أسأل الله الرحمن الذي رفع السماوات برعمد أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه داعك يا أرحم الراحمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتسامى أمركم بأمر بدأ في بنفسي وثبنا بملكاته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقرد شيئا ثابتة من صلى علي صلاة صلى الله نبي عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء وبارك على هذا النبي الكريم نبي الرحمة نبي التوبة المبعوث رحمة للعالمين اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصابه وسلم تسليما كثيرا